الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدبه الله سبحانه وتعالى أترى عليك كاتقف النبي محمد صلى الله عليه وآله وسلم hadithi tí a fẹ́ mú ní àwọn insha Allah نعم طيب أنني حديث آه، وله عن زياد بن الحارث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن أذن فهو يقيم وضعفه أيضا آه ولكن الحديث حسن بشواهده نيو كتالمين الحديث نكوي روى الخمسة عن زياد بن الحارث الصدائي قال قال رسول الله صلى الله عليه وسلم يا أخو السدائي أذن قال فأذنت فأراد بلال أن يقيم فقال يقيم أخو سداء فإن من أذن فهو يقيم الحديث دليل على أن الإقامة حق لمن أذن قال الترمذي العمل على هذه عند أكثر أهل العلم أن من أذن فهو يقيم متفلو in tí hadithi tí wọ́n sọ fún wọn bí ni pé annabi sọ sallallahu alaihi wasallam pé wa man adhana fa huwa yukim ẹni tó bá pè ìrun ẹni yẹn náà ni yóò ṣe iqama huwa alladhi yukim so wani hadithi yin kawo dalilu ni ilide ni ọ̀rọ̀ aktharu ahli al-ilmi nínú jumhurul ulama yujawizuna iqamata man lam yu'adhdhin li'adami nuhudi dalil ala al-mani' ولما يدل عليه قول عبد الله بن زيد أنا رأيت الأذان وأنا أريده قال فأكم, فأكم أنت سو أما فهم سو خلاف ذلك أما حديث وبعلي حديث يوني الافيا إلا كيرنكو يعني استحقاق الأشياء العامة للناس بالشروع فيها والأخذ بأسباب استحقاقها فالأذان هو النداء الأول والإقامة هي النداء النداء الثاني فاستحق الثاني لقيامه بالأول ó ní pé ìtumọ̀ ní pé istihqaqul ashya ó ní pé ìmọ̀ lẹ́tọ̀ sí àwọn nǹkan am nínú hadithi pé ìmọ̀ lẹ́tọ̀ sí àwọn nǹkan tó ṣe pé wà fún general tẹ́lẹ̀ tó wà general pẹ̀lú pé kò sí kọ́kọ́ sí àkọ́kọ́ nínú rẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé èyàn lè lẹ́tọ̀ sí àwọn nǹkan tó wà wọ̀rọ̀ àdáàlìk tí ìbá kọ́kọ́ sí àkọ́kọ́ nù rẹ̀ òun náà ni ilé ìta sọ yìí inú ẹ̀ ni pé kí èyàn kọ́kọ́ pè wọn bó ṣe pè wọn bá yóò ìtumọ̀ ni pé ìwọ náà ni ó du tí wàá ṣe ìkọ́mọ̀ fún àwọn èèyàn àyàfi tí wọ́n dùn kan bá ya gbé yàn kó ní ilẹ̀ àmọ́ èèyàn tó bá pè wọn fàláwọ̀ hakú al-iqama náà ni yóò ṣe ìkọ́mọ̀ náà نيوني ولأبي داود عن حديث من حديث عبد الله بن زيد رضي الله عنهما أنه قال أنا رأيته يعني الأذان وأنا كنت أريده وقال فأكم أنت وفيه ضعف أيضا so wọ́n tún ní hadithi yẹn kọwọ́ hassan náà tún ọlọ́run ṣe wá ìdí rẹ̀ nípa eléyìí ni ẹ̀rí táwọn afáàmì ń lò wípé ẹlòmíì náà lè gbé àmì ètò ti lọ́jù náà ni wípé tí àwọn akthar ahli al-ilm tí wọ́n wà lórí ẹ̀ ni wípé ẹni tó bá ṣe ìkọ́ọ́mà òun náà ni kó ṣe kíni òun ni kó pè náà so eh, eh, wọ́n mú nukta kan bí wọ́n ní annabi sallallahu alaihi wasallam qaddama al-maslahata al-ammata ala al-maslahati al-khassa níbi àdíṣẹ́ lè tó ṣẹlẹ̀ ní wípé annabi gbé àǹfàní gbogbogbò ó gbọ́lá fún ju àǹfàní ọlọ́dẹ̀rin lọ ilé ìdẹ́wà important nínú àwọn qawaid shar'iyya general benefit in benefit everyone a kọ̀ dámà rẹ̀ lórí tí ó ka benefit ẹnìkan tí méjèèjì bá fẹ́ forí ó fẹ́ forí gbára wọn hmm? ara ọ̀gá ara ẹjáwò tí ó benefit àwọn musulmi jù náà wọ́n ní fa abdullah bin zayd lahu haqqun fil adhan wa qiyamuhu bihi maslahatun khassa abdullah bin zayd wọ́n ní ẹ̀tọ́ sí kan pẹ̀rún kádẹ̀ pẹ̀rún yẹ́wó ó ní maslaha tó wá specific fáwọn wa qiyamu bilali bihi maslahatun amma li husni sautihi wa nidawatihi irú Bilal báyìí káwọn pé òun masla àmà ní ìdí ní pé ohun tí wọ́n tó dùn ohun tí wọ́n tó dùn ó tún jákì dada fakọ̀dáma ha anẹ́gbà tí wọ́n síwájú walhada qala alayhi salam li Abdullah bin Zayd kum ma Bilal fa alki alayhi ma ra'ayt falyu'adhdhin bihi fa innahu anda minka sawta ilé ìgbà tí Abdullah bin Zayd tí wọ́n rí ọ̀rọ̀ ìrún pípẹ́ tàbí sàlàyé tẹ́lẹ̀ nípa pé orúkúyà ha so Abdullah bin Zaid lórí o ànábì wá sọ fún pé òun ni kó lọ sọ fún kíná gbé kó fún Bilal kó lọ sọ fún Bilal nìkan tó kí Bilal lè pé ànábì fi rílà sí pé fa innahu anda minka sauta, ìdí ni pé ó tún ohun ẹ tún ó já geere ju ti ẹ lọ so ibáyìí àbí ìwé lédè ní laysa fihi ta'ana fi Abdullah bin Zaid ìyẹn gbọdọ̀ gbọ́yí kìí ṣe kò sí tọ́nà bẹ́ẹ̀ sí Abdullah bin Zaid ipé bóyá ìtumẹ̀ pé ohun tí ó dùnú o agbóhun tí ó dá tí mo ń sọ ní ẹ́ o ìtumẹ̀ ẹ̀kọ́ yẹn lẹ́fìrí pé inú àkọ́ tó lágbàájú táwọn sàhábà ní sí ara wọn lójú ọ̀nà alayhim oní husnudhon ṣe ibáyà wípé husnudhon wọ́n ní ìwọ̀n léwu gbà dáadáa síra wọn wọ́n yìí kí ní léwu gbà pé ẹni fẹ́ sàbúrú fún mi ní àà ó fẹ́ mọ́mọ́ bá tèmi jẹ́ ní àà ó fẹ́ ṣe kíní ní ibò làwọn táwọn ní ìwà ipé kíyàn fẹ́ correct ó correct èyàn yíwa ti nípa òwúra ó fẹ́ bá ti méjẹ́ náà ní gbùlà wọ́n ti rí ti wọ́n ẹ̀rí lọ́dọ̀ àwọn sàhábà ridwanullahi alayhim nígbàtà Nábì ń qaddama Khalid bin al-Walid síwájú ogun táwọn lómi sí wọ́n bẹ̀ tán ti pẹ́ ní Islam jùlọ ààrẹ ní bẹ̀rùkọ́ àmọ́ sọ pé àá ó sì lè jẹ́ sẹ̀sẹ̀ dé náà lọ́gbé wá ààrẹ ní tí wà ní pé àá kí ló jùn fún àwọn ará Madina sí àwọn ará Mọ́kà náà lọ́kọ́ wá sáà wà náà láwọn mọ́ lùwá tán ní sàtífíkẹ́tì tán ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ kó sí ni family house náà fi yẹn ju gbogbo ní ìsinra yìí àwọn tán lè ṣe nǹkan wà ń lẹ́o irọ́ ọ̀rọ̀ àkínẹ́ka ọmọlébò ni wọ́n ọmọlébò ni wọ́n ọmọ kéjẹ́ sọmọ lúwà alákẹgbọ́sẹ̀ gbé fáwọn lúwà pọ̀ bá mútán ní gbogbo rẹ́gẹ̀rẹ̀gẹ́ ńlẹ̀ ẹ̀rọ lọ kó fáwọn àtọ̀húnrìn wá in táwọn yẹn fi ń sẹ́sì lé ní inú ẹwu àwọn jahiliya ìwà àwọn ará jahiliya ìwà àwọn àbújáàlì gbogbo àwọn rédè gítà ti lọ báwọn àwọn àwọn lẹ́yìn fi ń sa ilé ni àwọn ilé lẹ́wàá tó síwájú ẹ̀sìn pé àwọn àáwòláhì huwa al-muqaddamuna fi amri din wal-i'yadu billah àwọn tàwọn tó síwájú ibi ọ̀rọ̀ ìsìn ilé àtọ́gbé kọ̀ọ̀míyà ìtẹ́lára wọn ìkìlìmíyà ìtẹ́lára

so òun tún bí wàtàwà ní akthar minka mala mhm, tẹ̀m̀bízi náà nínú adnáhùí náà so ilé nìkan ni benefit sí mú fẹ́ mọ́bẹ̀ inṣáàlá èyí tí ó kù ní àdífẹ́ tó kù ní ipé Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam al-mu'adhdhin amlaku bil adhan wal imam amlaku bil iqama rawahu ibn adi wa da'afahu wal hadith ah, laysa bi sahih wallahu a'lam na'am the next hadith oni hadith wa Anas radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam la yuraddu ad-du'a bayna al-adhan wal iqama rawahu an-nasa'i wa sahahu ibn khuzaimah nínú àwọn ahadith tó lágbára tó ka muslim ka mojito ona ni hadith Anas ipe la yuraddu ad-du'a bayna al-iqamati bayna al-adhan wal iqama àdúà tí yan bá ṣe láàrin àwọn kan gbe wọn dúró wọn kan wọn dá ìwà àdúà yẹn padà ay àdúwà yẹn ò kuma jẹ́ da'watun mustajabatun inshallah ló jẹ́ pé àwọn awqat alistijaba allati yajibu ala al-muslimina taharriha wa mura'atuha àwọn awqat tó yẹ kí musulmi kí ẹmọ mójú tó kí ẹmọ sọ o náà ni láàrin al-iqama láàrin adhan allahumma ya rabbi ya kadaba eh yíò mọ̀ pí ọlọ́ọ̀bá ẹ̀mdù allaha bí asma'ihi wa sifatihi àwọn okọ̀ ọlọ́wọ́ba ya rahman ọlọ́wọ́lá pọ̀ ni rahman irhamni ya rahim ya rufar ẹ̀fẹ́rìlì àti bẹ̀rẹ̀ lọ báyìí so ayin kapọ̀ tó fi pí ọlọ́ba subhanahu wa ta'ala so n pàwọn àsìkò igan orúkú tó bá ní kò orúkú yìí lù àwọn àsìkò ikọ̀ aládùn àrí ọgbà hmm? wọ́n lọ sílẹ̀ àbàbá kan wọ́n ń parọ́ fún wọn wọ́n ń gún kìníkùn sí fún wọn gún èédú àti chọ́kì àwọn gun àwọn òpò fún àwọn láti mìíòsì kan sínú pépà kan àwọn àbọ̀ fi ìwú kan àwọn àdápọ̀ àwọn àbọ̀ kò sínú pépà àwọn wà sí tí ó stírètì àwọn àbọ̀ wùí àwọn ni èyún olóma èyún ni kún fáyà kún ogun sọ àwọn àmà fi yíò sábẹ́ pílò ó wà máa fi ọrọ̀ orí tó bá ti rọrí báyìí nkẹ́kàn ò ní sí èyàn tó fún ọlógún ó lè kọjá kí mọ́tò gbádà nínú gbogbo àwọn òṣèlú ní tí àwọn oúnjẹ́ làbí tí mọ́tò máa ń pa ń kọ́ àwọn tán bọ́ àwọn ìwọ fẹ́ lè kó ní ìsinmi àwọn lọ fọ́dún báyìí o ti lọ bá wọn tó bọ̀ wò wípé sọ́nà dá sáwọn ayé ò ní mú mi mọ́lẹ̀ lé o ti ní kọ́ bọ̀ wò yùn àfáà tí ó bọ̀ wò bóyá òun kú lé ní báyìí ojú tí ẹ sì fọ́ kò sí ìnàwé òun kú lé ní kò ní rí nàrí nù bí ọmọ rẹ̀ ó kú lé ní báyìí kò ní rí nàrí bá ọmọ rẹ̀ ó kú lé ní ọya mọ́lọ̀gbọ̀ lé ní ọya jùkú sílé ìwọ wà ń lo díje èkó ìwọ̀n àfáà ní ọ̀gbọ̀ òwò takibiya o kí o ṣe yí o ṣe ń ṣe du'a bayna al wal-iqama but in tó wọ́n mẹ́rin ni al-ilm ìmà lórí ṣẹ́rí ilmu al-ilmu bi sunnati nabawiyya táwọn lókùnbà tàbá ti jùkú ti ìmọ̀ yẹ́wò a ma dàmú káàkiri wani ká nímọ̀ nípa sunna nígbà muhammad sallallahu alaihi wasallam ká nímọ̀ ẹgbẹ́ ní ti báyìí àdíti kan mutum yí báyìí ìpìlá yóò rọ́dù du'a bayna al wal-iqama ìmọ̀ mojú tó àdífí ibà láti ní lọ́dí láàrin àkọ́mà àti àrí ìmọ̀ sàdúwà mẹ́ ìyìn ní padà ráyẹ kódà kò ní sáyìn tí ìfìlọsọ́dọ̀ ń jálà bìbì ìyìn ní ráyẹ lọ́sọ́dọ̀ ti ẹgbẹ́ ọlọ́ọ̀dùstan ìjùgẹsẹ̀lẹ̀ ní àìpẹ́ mú wà ń bìkà ẹni yìí mọ́sí lọ gbé nù kí ló dé kí ló ṣe kí ní àgìnìká kìnìká ibáwo ẹni ẹ̀ ó sóògùn fẹ́nìkan ó sóògùn fẹ́nìkan ogun ọ̀wá kò wá ṣiṣẹ́ àbí kí náà ń pè wọ́n sọ ká ṣe fún olóògùn ó ṣe sóògùn kó fi sẹ́fù ara rẹ̀ ìwọ́n tó olóògùn tó ń sóògùn fún yẹn wọ́n kàdà wá gbé ọ ìwé iṣẹ́ rí náà pé wọ́n fi agbé mi o wọ́n fi agbé mi o wọ́n tún wá gbé ọ wọ́n tún wá fi ọ sáhàmọ́ wọ́n wá tí ọ̀pá sí ibẹ̀ bí a ṣe ṣe wọ́rọ̀ òní ẹ̀ eh, bí àkùnrin kò fẹ́ ṣòwò fàbí kò fẹ́ ṣe bí kò fẹ́ ṣe bí mo ṣe tó ó ẹ̀kàn ń tẹ́ra iṣẹ́ bẹ̀rẹ̀ wọn pé àfá kan ó ń jẹ́ kíní kan ó mọ kíní kan yí kíní kan ó ṣe kíní kan wàláhì irọ́ pọ́nbélé gbogbo ẹ̀ irọ́ lásán lásán irọ́ tí ò sí kankan tí ò sí làákàí kankan bẹ́ẹ̀ bóòlù ó ṣe gọ̀dẹ̀ wúlẹ́fù yẹn tó fi trọ́sì wọn yẹn ṣe èèyàn tó ń sọ pé àfáwọn kíní yẹn ṣe ebi ń pa ni ó gbẹ́ngbẹ́ ni ohun iṣẹ́ mọ́ ohun iṣẹ́ láwọn tí ó ṣe tí kẹkàn òfin ṣe mọ́láyé ká burú kan mọ́ mọ́ sáàrẹ̀ mọ́láyé òun ní tí wọ́n bá ti wá kó sínú agbúrú ẹ́ tó yẹ kó mọ́ pí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fa'idha rakibu fil fulki da'u Allaha mukhlisina lahu ddin àwọn kèfèrí mẹ́ka bẹ́ta jù lọ àwọn kèfèrí àná dájú wọ̀nyí lọ àwọn kèfèrí àná tàbá ti wà ní ṣòro àwọn ẹni lọ sọ́dọ̀ bàbúnjára bí kan

oyin ṣẹbọ o àmọ́ wọlé ní nǹkan rọ̀ nǹkan yíwọ́ gbogbo ẹ̀kọ́ òkú kan ṣẹbọ lọ pẹ̀lú ẹ̀ tó wá ṣẹbọ pẹ̀lú tó nílà àwọn bàbá jálàbí àwọn tó gbé ẹlòmí tó wá fọwọ́ tiẹ̀ lórí gàbà rẹ̀ olùsúdà nìkan tí ò tí ò tún jẹun kánú gbogbo nǹkan nínú ni àwọn afọwọ́yìn wọ́n fi ń ṣe sọ́ọ̀bù fún yàwó wọ́n fọwọ́yìn wọ́n fi ń gbọ́ mọ́tò wọ́n fọwọ́yìn wọ́n fi ń gbafẹ́ káàkiri wọ́n fọwọ́yìn wọ́n fi ń travel báwọn gọ́nàmù sanwó gọ́nàmù sanwó gọ́nàmù náà máa ń pè ní tó bá mọ́ mọ́tán pè ń gọ́nàmù àgùntàn ẹsẹ̀ wá sí bẹ́ẹ̀ lóòtọ́ gan ni gọ́nàmù mi ti sanwó gọ́nàmù àgùntàn ni ẹran iwú rẹ̀ mẹ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ bóò ló ṣe ma gbésòrò lọ́sọ́dọ̀ yìí human beings wọ́n ń gbésòrò ẹlásádà human beings bàbá ẹ̀dàkọ̀ mo lálà lè nìní ẹ̀dàkọ̀ ṣàánú mi kí ni wàá ṣe kí lò wọ́n ṣe sálà tó ńlá kí ni lé olójú àlá ṣe bó ló bóyá kí ni ó ní àlá ti lé wọ́n ń gbéṣòro lọ fún èyí tó pé sahibul ishkalati wal mushkilati ẹni tó tó ikun gẹ́gẹ́ fún ààrẹ wà fíòl ọ̀fìsòro àti ìdàmú kọ́lọ̀njá tètè gbọ́n ní kọ́lọ̀njá fi gbogbo àwọn orílẹ̀-èdè tí a ń bá kàkiri kọ́lọ̀kọ́ sàánà àkó forí jù àkó làákùn bẹ̀rẹ̀ nínú tàlẹ́mùn hadithi katọmọ lọ insha Allah ọ̀nà ni pé anna du'a abin al-adhan wal iqamati la yarudduhu Allah ta'ala bal wọn láàrin ká káàmà ọlọ́run èkí ń dá padà ọlọ́run èsì kíní kì í ń dá padà wo bal ọlọ́run àmọ́ sí kíní ìmọ̀ ń gba àdúrà náà ìmọ̀ ń gba àdúrà àwọn àdúrà tí yẹn bá ṣe láàrin ìkọ́ọ́mà àti àdán ọlọ́run sí kíní ìmọ̀ ń gba àdúrà yẹn nínú ẹ̀ oní pé pé ó wà mustahabu kí ẹmọ sàdúwà láwọn àsìkò yìí àti kí ẹmọ lo àwọn àsìkò tó ti rinlẹ̀ pé ọlọ́run bá ma tún gbàdúwà dáadáa ń bẹ kí ẹmọ lo àwọn àsìkò yìí àtàwọn àsìkò tó pé alkarom rọ̀bá ní bẹ́ẹ̀ àwọn bountiful kọlọmọ fún yẹn kan ọlọ́run ma ń fún yẹn kan dáadáa láwọn gbà nínú ẹni pé la'alla sábàbà fi qabuli du'a'i fi hadha al-waqti al-fadil anna muntadhira as-salati fi salatin a ní bóyá n tó fa tó ṣe pásìkò ìfi jásìkò tọ́lọ̀ ma fi ń gbàdúwà ní pé èyàn tó bá ti wà ní mọ́sálásí tí ń dúró fún ó ti ń kí ìwọ̀lọ́wọ̀ rẹ̀ dì ó ti wà ní tó wà mọ́sálásí kò tọ́kọ́ mọ́ tó máa sọ you normally yes ma sáré ma gbẹ̀mẹ̀ ara rẹ̀ gbóná bọ̀ pàmọ̀ ọ̀gá kiri ma lá ma lọ straight ma bá ti lọ kúrò lè ma ha Qur'an kó ma ha bọ̀ wá àbí kó ma gbọ́wà sí tí ó sàǹfàní tí ń sàn wà sí gẹ́gẹ́gẹ́ tó ti ma jọ yẹn pé kò sí tó ṣe yahoo kò sí gẹ́ni kẹ́ni sáré wo ma tara rẹ̀ ọlọ́run ní òbí ọdún mara búkanu sáré golf bal la'anahumullah bidunubihim ẹ̀yìn ẹ̀pàdà gbọ́kàn yìí ti lè ọlọ́run ti sépè lè yínà pèwé kí gbọ́kàn yìí lè nìkan ọlọ́run ti sépè lè yín débi pé kò sí wà sí tẹ́lẹ̀ gbọ́mọ̀ so kí wọn náà tó débẹ̀ mójútó pé ìbẹ̀wọ̀ ọlọ́ọ̀bá àtàwọn wáàsí tó máa kódà wọn ìlà ìwọ̀n kí fẹ́ ẹ̀kọ́rẹ́jì ẹ̀kú mọ gbọ́ rédíò rédíò ọ̀rọ̀ òun gbọ́ kàkiri rédíò tí kírísẹ́nì ó sọ̀rọ̀ ń bẹ ológun ó sọ̀rọ̀ ń bẹ ó tún gbónú sórí ó tún àfọ́ àfóòsì ó sọ̀rọ̀ ń bẹ oríṣiríṣi púpọ̀ náà tán sọ àwọn kí ní fún rédè ìdí náà sọ fún gbọ́mítẹ̀ bá kẹ̀kọ́ yọ́mù tẹ́nìkan bá kan gbọ́ rédíò bá fi ah cha cha cha cha hùrú sí táfà yìí sọ fáwọn èèyàn ọlọ́run madúwà tí wọ́n gbọ́ káàkiri báyìí tọ́bọ̀tẹ̀ wá jẹ́jà táfà gidi bá wá ń gbẹ́ àfà gidi kan bí ẹyọ kan ní ọláàrin àwọn àfáàgì 1 million kan ṣe wá sí lórí rédíò òun kó mẹ́bá yìí àfáàgì okó rọ́dù fún gbogbo ọ̀rọ̀ tí ń sọ ní bí wọ́n sọ fún pé ẹnì kẹsọ kíníkà fún ní recently náà ní pé àwọn ti gbọ́ rédíò yíjọ́ kan àfáà kan bá gbá òun bá sàlàyé fáwọn ẹ̀ pé súnnà nítorí hmm, hmm, ẹni ẹ ṣe ìsìnbá tó fi mi wọ́n ni àwọn tó ń gbọ́ tíwájú tó ń gbọ́ ti méjèèjì tó ń gbọ́ tẹ́yìn òun wá rí wípé méjèèjì òdodo náà ni fàkíwù ìṣúlínú à ó ti jàmá àbẹ́yìn àdílà hmm. olódo ẹ̀yẹ tí ò lè kọfà tí ò lè kọ́ alif nífà òun tẹ̀ ó wá ti wá mọ̀ ìpé ìgbà tó ti gbọ́ tàkọ́kọ́ ti súnnà tó tó ti bídíà tó wá lórí rédíò bó ṣe gbọ́ méjèèjì báyìí ó ti wá mọ̀ yí pé ohun òdodo náà ni méjèèjì bóò ni wájú àtẹ̀yìn ó ṣe jódodo bóò ni yes and no ó ṣe jódodo yes or no ó ṣe jódodo ó ti wá pẹ̀pà ó wá pé méjèèjì náà ni bóníkàlùkù kẹ̀ sí máa ṣe máa ń sọ ni nínú àwọn àdọ́gbọ̀m tí ń bẹ níbi orí àwọn ibi ni àmì ọlọ́wọ́ kó sànúwà inshallah aluhim ní pé adùn bí inshallah so ambiya ga ko furjen ko hada sallallahu alaihi wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh amin wa rahmatullahi